حريص عليكم بالمؤمنين الله لا اله الا الله وحده توكلت ورب العرش العظيم بسم الله الرحمن الرحيم الى في قريش الى فيهم جبريل الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اكرم بالجوع وابدوا من اوف امين Thank you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹgbẹ́ nípa wà sí bàbá ṣe ààrẹ àṣàwó ní bàbá máa ń dá nípa bí a ṣe wà táwọn náà kúrò ara àwọn ẹ̀yọ́ lọ́pọ̀ ti kọjá wọ́n máa tàbí kìrì àmà sáàkọ́ lọ́pọ̀ jẹ́ torí kíbi ìkan ìdílẹ̀ tàbí torí mẹ́tẹ̀ẹ̀ta ọkọ̀ mẹ́rin tí ẹ àti máa kó sínú lọ́kàn kódà ó ṣe bẹ́ẹ̀ máa wà nẹ́bí níbi àárín àti àwọn pílà ní ọlọ́run sọ pé lámírọ̀ sórí إلا إذا تمنى ألف الشيطان في أمنيته ثم يمسك فيدعو الله ما يلقي الشيطان ثم يوكبه bá sọ láyé àkùsọ ní láti àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn tó fẹ́ gbọ́ ìtajà máa tìyàn létí hawa náàfì àti náàfì àwá àmọ́ jẹ́ kí ẹni ní gbọ́rọ̀ ó sì gbọ́ nítorí tẹ̀dáálẹ̀ ọ̀fẹ́ kí àtàtẹ̀lọ́rí bàbá dákọ̀ ọlọ́run yóò mọ̀ jẹ́ àdíkù róòmì nílà róòmì kò ní jẹ́ àdíkù róòmì nílà náà kò ní jẹ́ àdíkù róòmì nílà kọ́lùmì ọmọ ilẹ̀ àkìlì ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu ẹni tí ń sọ pẹ̀lú ọlọ́run yóò sì máa bọ́ sókẹ̀rin nígbọ̀ pẹ̀lú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta náà náà ni kọ́ máa jẹ́ pé àlùbáṣà ókọ ọlọ́run tó máa gbogbo àtàwọ́sàmọ́ àtàwọ́sàmọ́ òun náà láti ti dá ọlọ́run tí ládàá rẹ̀ náà bá àwọn tó bí wa ọlọ́run apá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ sí àbára ẹni ìrẹ̀bá pé dáadáa yóò mọ̀ fóun ìjẹ́ ìjẹ́ àwọn tó fi inú ṣiṣẹ́ èyí tí wọ́n bá ti ní ọ̀nà sí àwọn ọ̀rẹ́ àwọn ìfẹ́ àti àkúrò lọ́gbọ́n àti lókù ni bàbá àti ìyá ọ̀sán lọ bẹ́ẹ̀ tí ó ti dé ọ̀dọ̀ àpáwà àgbà ní kíríkí ìtùmọ́rùn àwọn orí púpọ̀ nínú àwọn tó ṣe rí àgbákò orí ni a máa tọ́ ní kíríkí bá dé náà ni èmi náà lọ́dọ̀ àwọn àpáwà àtẹ̀kùnmọ́sá àwọn làwá tí bá lásán sọ́wọ́ wọn wọn máa wá ara wá sínú léyìí pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ síra wọn ẹbí ní ìran ní gbogbo ẹbí dàpọ̀. Bàbá wá ní wájú àwọn àpáàgbà, àwọn àpọ̀wọ́ra wá ní rí. Àtẹ́lọ́bá tí ó ìtọ́bá jẹ́ ọrùn kankan kìtì táàjẹ láàrín ìsàkíyèsí òkè òun. Ẹ̀yin ọmọ yẹ́ lọ́sọ̀rọ̀ ẹ̀mọ́ lọ. Àbá àlọ́mọ yẹ́ wá ìmí náà torí fún mẹ́. Ẹni tí ò sojú ẹ̀sọ́ ọmọ sáámi tí ó kàn rẹ̀. Kálukú náà lọ́rọ̀ tọ́gbà kó tiẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àtọwájú lọ́sẹ̀rẹ̀. Nígbàtá ti jáde fọ́sùdí lẹ́ni 69, 67 ìlàjáde. Wọ́n wá ní bàbá Abọ́kìrì làwọn wá wà ń tàfà ńlá. Gbogbo oríjẹ jáde yìí òkú tí kẹtẹ́ lọ sí kẹlọ mọ́sáṣà rẹ̀. Bàbá tí mú sáṣì sọ̀wà sí àkàrẹ̀ náà, ọmọ ìyá kan náà làwọn polúṣẹ́ láàdà. Wọ́n wá kó wa lọ. Wọ́n ta fún wá dùn náà bí ọba tó wa ni Dáúdà ìwọ́n mọ Ìlọrin púpọ̀ bí wọ́n bá wà fà fún lè wà ní gúníyà wọ́n rí mi náà awádé ìjọ kan sí àwọn bàbá èyí kò ní bí ìgbà fún lọ látàrí òkúta wọ́n ní ká jẹ́ iṣẹ́ kan fáwọn bàbá èyí tí wọ́n tó mi dá lọ́kùta ogún wọ́n tó lẹ́gbẹ́ èyí pẹ̀lú bí ìgbà àwọn náà lọ lébi oníkọlọmbà ọjọ́ àwọn aṣẹ́ àti ọlá kọ́lọ̀ ní ìyọ́nú sí ọ àwọn àti àwọn tó tó bàbá wa ọ̀wá ní kí ló kọ ẹgbẹ́ ìgbàgbà náà ìwọ́n ẹ̀lá ìgbàgbà tó fẹ́ rí tó àwọn àtìtàlélé yìí wọ́n ní àpapọ̀ tó kí ló kọ ẹgbẹ́ sọ́dúrù dí ní yóò bọ́ ìwọ́n tó wá jẹ́ sọ́dúrù dí ní kílà ọmọ wá jẹ́ pàdé ọjẹ́ àti àwọn ọ̀rọ̀ ìgbàlẹ̀ yọ wa ọba adébì kátàrí ìgbà wí fàndísà wà pé ìròyìn tí bá ń yó onílùkan ní ẹlùfin lábẹ́ aṣọ àti gbogbo ìdáma wá kí ẹyọkọ̀ ìyàwó àtìyàwó ọ̀dọ̀ ọlọ́run ní yìí wà àwọn bàbá ti ra ìkalẹ̀ fún wa yìí táwọn bàbá rà kalẹ̀ ọ̀rẹ́ fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí báwọn ọ̀rẹ́ ṣe ní mọ́tí ọ̀rẹ́ ṣe ní ìbàjẹ́ máa orí wà kan táà sí fún ìtẹ̀ orí òsì ẹ̀yìn gangan kọ́ wà sí látara bẹ́ẹ̀ a lọ tó tó fáájẹ̀ bí ayà fẹ́rin kan láti sọ kí ó láàrin ara wa àgbàlagbà ló wà ní òkòkò àwọn tí gidi tó sọ sí látòrí bàbá àdífàgbà bàbá àgbà lọ́wọ́ pàtàkì wọn pẹ̀lú òun tí mo pápá bàbá àbúgbọ́kẹ̀rẹ̀ tààkùn fìtọ̀ tó dápọ̀ wọn àtàwọn àtúnkù jọ wọn tẹ́ bí lọ́pọ̀lọpọ̀ àtẹ̀wọ̀n pẹ̀lú ọmọ aláìlá ìlà òtàzẹ́ dìkì Ọlọ́run jẹ́ pé fún oyè tí ọgbọ́ fún oyè àtọ̀dọ̀ ọlọ́wọ́ àìsàn. Nǹkan tẹ́mù àtòlẹ̀mọ́. Ẹni tí gbogbo àwọn àpá àwọ́pọ̀ ti síwájú. Wọ́n ti tó ti síwájú. Ọlọ́run ọ̀pálé ìrẹ́ náà ni. Ọlá tí wọ́n ti fọ́lọ̀ ọlọ́wọ̀ nípa نعم رواه سعيد رواه سعيد أسعدكم الله قولي لنا الله يشوف عليك ولا أن محمد رسول الله نعم رواه الفاروق رواه الفاروق اللهم سيابه اللهم سيابه رواه شوسيف رواه سيوا سيف اللهم سيابه سيجري عن نبي سيف سيدهم سورين لكم عن نبي سيف سيجري كيف يتعلم أبوه ìbéjì ọmọ ni ànábì adámọ̀ wọn bí ó sì bí nígbà méjìlá tí ọmọ jẹ́ 24 nígbà tí ìtàníwá jásà ní wọn ti káàkìlà pa káàkìlà pẹ̀lú mọ̀sí ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ àti táàrí Ànábì Adámọ̀ wọn ń fún ààrẹ mọ̀sá àti máfàwà. Nàná àwọn ohun ń fún nípa ìgbàtẹ́ fún wá pọ̀ ní gbogbo wàhálà mọ̀ báyìí ọlọ́wọ́ wá ní ọdá lọ́sùnkúnmọ̀ wá dámù èyí fọ́ ní ẹ̀lẹ́ fún ọmọ ọmọ tí ọwọ́ ajọ́rẹ̀ lẹ́fún ànábì tí sùn ní jọ́nà òun ni wọ́n bí lẹ́yọ̀ kan tí gbogbo ọmọ anábì adámọ̀ tí wọ́n jẹ́ 25 ìwọ́n lọ́rọ̀ àjọ náà wà sí fún ànábì tí jọ́nà ní pé ìnà bí kanúmọ̀ràn ìmọ́lẹ̀ kan bẹ lára rẹ̀ láàrín ìdìbò ọ̀làpá àfìlà. Mọ́rin ní pèrè kí ó ẹ̀ẹ̀fẹ̀ ọlọ́run, mọ́rin ní pèrè kí ó lè bínú ومن نبيس عليه الصلاة والسلام يتدافع نور محمد صلى الله عليه وسلم látara mọ́lẹ̀ tí jọ́nà ní mọ́lẹ̀ kẹ́bí tí wọ́n tàná kálà min hajjidájin ila àtà òdìdà Muhammadu ọ̀rọ̀ yìí jáde ní jọ́ta tàbí tí Abdullahi tó bàlágà ni wọ́n wá ń fẹ́ fẹ́yàwó fún bí ọjọ́ ìní báyìí ọmọrá àtúnnà tó wà níyà obìnrin tó jẹ́ kíntẹ́ ọwọ́ wà nínú ilé àríṣọ́ tí ń fi kálúwà òun kiri inú àpẹẹrẹ tó ó bí ó ọlọ́run mẹ́lẹ̀ fún jáde àdúgbò rẹ̀ òun ọ̀wá ní ẹlọ́pọ̀ tó wọ́n fi já àwọn ọkùnrin náà èyí làwọn ọkùnrin ó fi mú dání pé kìí ṣe gbogbo ọtí tá a bá ní láàmà òkùnkùn gbogbo mìíràn ó ti mú dání pé kìí ṣe gbogbo ọkọ ní ọmọ kiri ẹ̀ ẹ̀sára ìwọ́n pẹ̀lú òun pé òun lòún fẹ́ sí Muhammadu àtàlẹ́jẹ̀ rẹ̀ Abdullahi bàbá mẹ́rin ni wọ́n mú orí bàbá àwọn náà àwọn lọ sámàrà lé lọ́sọ fún bàbá kó orí àwọn ọ̀tọ́. Àbúláyé ọ̀kan tó rí bí àbúláyé ti lọ́dọ̀ bàbá wọn àgbà ní ṣe àbẹ̀mọ̀tọ́lẹ̀. Bàbá wọn máa ń kọjá lọ ọmọkùnrin kan báyìí báyìí báyìí mo pé báyìí báyìí lórí kọ́dà àti ìbáṣe pé mo ṣe díẹ̀ mi ni a ti bẹ̀rẹ̀ fẹ́. Rọ́dà pé kí kí ẹ báwọn péré. Bàbá ní kí n jẹ́ bẹ́ẹ̀. فغبارة وسية المتوارثة من الآباء والأجداد ìwọ̀n máa sọ sínú lé inú lé wà yíò ìwọ̀n kọba ìmẹ́mẹ́ ọ̀wọ̀ kọba ìmẹ́mẹ́ àgbọ̀dọ̀ sí kọba ìkọba ìlàyé lọ́wọ́ rẹ̀ kò sí méjì òní láàrín kí èsì inú lé ìdára èyí lè kéré ìdíwà ìdára ìjẹba ìdára ìrọ̀lọ́ nínú àwọn adé tí ò tí kọ́ parí inú lé ìjẹ́ ó sì mọ́ tó wọ́n tẹ̀sí gun bàbá rẹ̀ kì ní parẹ́. wọ́n lọ fẹ́ ni ànábì àgbẹ̀mọ̀tọ́jú wa rí àkọ̀bí jẹ́rẹ̀ ọ̀tọ́ níyàwó nù áwà ah, ọwọ́ bẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́run kò ní á sì ríyàwó kan tó láyé tí ò ní jẹ́ ìgbẹ́kùnfẹ́ tá a ti sọ bàmà. Yéṣe wọn á tún nà àdíjà lọ́wọ́ lọ́wọ́ mẹ́lẹ́. Àbìlùmùtálì bá bẹ̀ sí wálé bàbá wọn àti sí ìyá àwọn ọmọ tó wá rí ààbínà. Ẹ̀sánà tí wọ́n ti tó ìtọ́nà wọn tó ìrìn, yóò kìí náà wọ́n yíra wọn, ààbínà ọmọkùnrin rí, rí, áwọ̀lù nìkà, wà áwọ̀lù mẹ́rin parí mọ ọkùnrin tí yá bí láì náà fi mọ obìnrin wọn ló yàtọ̀ bí ìgbàgbàgbé oṣùkẹ́ rẹ̀ àbójúkẹ́ rẹ̀ fàfà tí yá bí láì tó ń kíláàbù lọ Nígbà wá ti ẹ̀sì yìí tọ́wá ní ọjọ́ kẹta tó ti súnmọ́ àmìnà, ọwá ìlúgbè ìyàtọ̀lù tọ́jú wá ní lọ́ọ̀dọ́ obìnrin tó lò mọ́ ọ̀fẹ́ ọ̀fẹ́. Gómìnà Bùhárí àti rí ìlú ìlú ẹ̀yìn ẹ̀mí náà mọ́wọ́ tẹ́ kí ló nílá àwọn ọ̀fẹ́ rí ọ lórí ẹ̀mọ́ lọ. Wìrátà yìí àti wàsíyà yìí ànábì sí ìsù ni wọ́n lọ fún. Ìsù ni wọ́n sọ bá ọmọ ẹ̀, ń sọ bá ọmọ ẹ̀, ń sọ bílé wá sí rírì, gbéjẹ wá sí rírì, fún bàbá wá sí rírì, fún àyà wá sí rírì, ẹ má jẹ́ ó ẹ má jẹ́ ó Èyí náà tó wà láti. Inú ilé ìgbó kámọ̀ tó wọ̀ sí ìyá rẹ̀. Ọ̀pá tó wá ní wọ́n oyè mú sí

Bí àbẹ̀láyọ̀ bá ti bí ọmọlúwàbí jẹ́ náà, yóò kọlu nàtàrà, tọ́lá ìkọlu nàtàrà ó kò lágbo ìsìláwò nù. Sálábùkí, bàbá wa kàlébù lẹ́la, àtúbọ̀dọ̀ tó ti wọ́n mọ́, gbogbo oyè ni àwọn ànábì ọlọ́run gbà. Ànábì Ibrahim ọlọ́gbà gbìyè bí mẹ́ta àbí mẹ́rin. Àkọ́kọ́ ọgbà ìmọ̀ ìrìnlẹ́ ìlú kalẹ̀ náà sí ìmọ̀ ọlọ́run níjọ tó lè e. ẹlẹ́ẹ̀kejì ọgbà àlẹ́kólá àlẹ́kólá ìjẹ́ àjò ọlọ́run tẹ́pẹ̀ ní kàlíì òun lẹ́ni táà lè mọ́rí bádámọ̀ràn ọ̀rọ̀ ní wọ́n lápọ̀pọ̀ ọ̀tọ̀ ní rọ̀tífì ọ̀tọ̀ ní sọ̀tífì ọ̀tọ̀ ní àmínù ọ̀tọ̀ wá ní kàlílù òun náà tó wá ní àlìkóhùnmọ́ tó pẹ̀lú wáhàdà ẹnìkan ṣoṣo tó di àyíkọ́ gbogbo ayé ara ẹni nàmàrà ti jáde ara ẹyàwó ti jáde ara ẹni Muhammadu Islami ọlọ́run nípa iná rẹ̀ ọlá àmọ́lẹ́pẹ̀lẹ̀ ọlá Muhammadu Aláwọ̀ ọ̀pọ̀. Ẹgbọ́n náà tó bí uh, ọ̀nà wọ́n tó bí fún orí pé àwọn nìkan ni wọ́n lọ sí níbi ágbègbè. Nítorí ọkọ̀ aláàfin wọ́n jẹ́ mọ̀ mùsáàlù ẹni ẹ̀ta. Wọ́n tàbí wọ́n lọ́rùkà. Ó pọ̀ náà mọ́mọ́lẹ̀ wá jẹun. torí yóò fi agbárí ọmọ ọmọ ọmọ ọmọ lọ́kùnrin lóbìnrin àtàwọn tí ń bẹ́ ńlá àtàwọn tí ń bẹ́ ń ta ọmọ ọmọ lọ́kùnrin ni ọmọ ọmọ lóbìnrin ní bẹ́ ń ta من كان يريد العزة فلله العزة جميعا إليه يجعل الكلم الطيب والعمل الصالح والعقر والذين يذكرون السيئات لهم أبعد شديد ومكرولا إذا ṣe àṣẹ̀dáàrí tẹ́lẹ̀ àṣẹ̀dáàrí ti kan ìwọ mọ́nú tí wọ́n làbá àgbàdo ayé gbàgbà ìwọ lọ gba ọmọ lọ́wọ́ ìwọ lọ mú oúnjẹ lọ́wọ́ ìwọ àfáà ti ṣe àṣẹ̀dáàrí tó ti wá wọ́ kalẹ̀ Gbogbo àwọn ọgbà lọ́wọ́ mi ní bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìwọ̀n ìgbàlá ìwọ̀n ìwọ̀n ìdàtà àwọn ọmọ ọ̀dọ̀ kan wọn. Èyí ọlọ́run òwe mọ́ tó máa ń dáná ilé ìlú ìdáta wa ní láì fi dájú jẹ̀mí àárín ẹ̀dá tó tẹ́lẹ̀ ọ̀tọ̀ bá ọ̀rọ̀ orí ẹ̀ àwọn ọmọ ọlọ́run lábọ́ ọmọ fúnfún ìgbà tí rí nǹkan náà ọ̀sọ̀ kankan bẹ̀rẹ̀ ọmọ ẹ̀ náà tó gbogbo mọ́sánlá láti gbogbo olè ilé kéwú náà tí rà gbá kò dílé ìtẹ́ ló kún tàà. Kí rẹ̀ rí gúgú, fẹ́yà bá kà sí òjì tẹ̀lé ní láàrẹ̀ jùlọ Kíkẹ́ ti àgbàkò bí ìbá rẹ̀ tó díjò ní táwọn adájọ́ àríwá ìdílẹ̀ kí àwẹ̀ yíò àwọn ọ̀gọ́lọ̀ fún àbá àbẹ́kókò ìwà àbá àbá àtọ́bá gbà wọ́n lẹ̀ wọ́n ni tó yóò sàdíẹ̀ ọgbọ́gbọ́n tó lẹ́lẹ̀ nínú àwẹ̀ yìí ti jẹ́ láàrin láàrin yìí lọ́dọ̀ọ́lọ́ palẹ̀ wọ́n pé tẹ́mbá dé sí ìrìnà dáadé bùrátà rẹ̀ ní bùrátà wọ́n kò kí sọ̀rọ̀ sẹ́bíjà ọ̀sọ́rẹ̀ ìdíje nù sẹ́bíjà ọ̀sọ́rẹ̀ ìdíje nù sẹ́bíjà ọ̀sọ́rẹ̀ ìdíje nù sẹ́bíjà ọ̀sọ́rẹ̀ ìdíje lọ́dọ̀ ti ẹ̀ náà. Wọ́n lọ́wọ́ sọ́hẹ̀rí ní kákẹ́kọ̀ọ́ 35 million ní mo ti jùlẹ̀. Wọ́n yá orí ẹgbẹ̀rún wá sí ẹlẹ́gbà tààrà máa ń tó di ilé ọba àti máa jùlẹ̀ pẹ̀lú ẹgbà ara rẹ̀ kó yẹ Nígbà tí wọ́n gbé ọba lọ lọ, táà ni alọ̀ ọ̀pọ̀ ìjọ sùn, wọ́n ń gbọ́lọ́pàá, wọ́n ń gbẹ́dájọ́, wọ́n ń tàn án pọ̀ bá jẹ́ ẹ̀sìn tọ́lọ́run torí ọlọ́run wọ́n yẹ kó tọ́lọ́run torí kó lè ráyé nípa ọlọ́tàbíà. Wọ́n ní mọ́kúlẹ̀ sọ́ọ́rọ̀ yóò rán ní

àwọn ìsìn tí ó máa bí èèyàn mélòó ló tara àti àbá èèyàn mélòó ló tara rẹ̀ tó kàwé èèyàn mélòó ló tara rẹ̀ tó lóòkù oríire èèyàn mélòó ló tara rẹ̀ tó lóòkù lágbára tó ti tàǹfààní وَإِذَا لَهُ تَكِيلًا أَكَبَتْ لَإِسَةُ بِالْإِذْنِ iyì rẹ̀ ọwà tó èmi lẹ bá rí ẹ̀mọ̀ nínú wọ́n sì fi hàn yín tẹ́mi làbá tẹ́jọ́ ní òṣèṣẹ́ sáàtẹ́mì

ìgbà bọ́lọ̀ ń bá tètè fẹ́ ìyàwó ọkọ mọ́ bínú bọ́lọ̀ ń bá tètè fẹ́ ọkọ ìyàwó ọmọ bínú bọ́lọ̀ bá fẹ́ àbúrò mẹ́fà mọ́ bínú gbàbọ́lọ̀ ń yìí rẹ̀ ní bọ́lọ̀ bá pọ̀ bá gbà bọ́lọ̀ lọ́nà ti fọ́ yóò fi olómi ọmọ nàgà olú ẹni ọlọ́run bá gbẹ́nu lé wa nínú ra wa لا تدع لنا في مقامنا هذا ولا هم إلا فرجته ولا دين إلا قضيته ولا حاجة من عوائد الدنيا ولا عيرة إلا اللهم إنا نسألك إيمانا صادقا وإيمانا نافعا وإيمانا محاسعا وقوتك من الموت وقوتك من الموت ونجيب من الجنة وجاء الجنة برحمتك يا رحم الراحمين يا رب العالمين ẹnàkùn mọ́tọ́gbẹ́bìkún lẹ́kànnà gbogbo àwọn ọmọ ilé ńlá gbogbo àwọn ọmọ ilé bọ̀háyà tí àwọn ẹ̀rọ jáde pẹ̀ gbogbo aládára kọ́mbìnì àwọn òní wa nílé ní ẹbí wa táwọn náà wọ́n tó fi sọ̀rí ara wọn Nàbá ti sábẹ́ bí bàbá wa, àbá sábẹ́ bí ẹ̀sẹ́ bí ìyá wa, táwọn ọmọ ní ó ti máa sá fúnra wọn nù ún. Ẹni bá bẹ́ kí ọmọ àwọn pọ́tò wọn, ó ti fẹ́ pọ́tò ọ̀yà ara wọn, dákà ìjà múra lọ́wọ́ àti ìpínlẹ̀ àtàlùkà múra lọ́wọ́ àrà sígbà. Ìgbẹ̀sẹ̀